Orúkọ mi ni Wálé. Mo jẹ́ akẹ́kọ̀ọ́ ní Yunifásítì ti Texas ní Austin. Mo fẹ́ràn ilé ìwé mi gan ni nítorí pé gbogbo ohun tí ó lè mú kí ẹ̀kọ́ rọ ènìyàn lọ́rùn ni ó wà níbẹ̀ àgàgà nínú kíláàsì mi. Oríṣiríṣi nǹkan ni ó wà nínú kíláàsì mi. Lára wọn ni àga, tábìlì, àwòrán, kọ̀ǹpútà, mọ́nítọ̀, máùsì, kíbọ̀ọ̀dù, ìwé atúmọ̀ èdè, pẹ́ẹ̀nì, pẹ́ńsùlù, rúlà, ìrésà fídíò síìdì fáìlì máàpù àgbáyé ṣọ́ọ̀kì pátákó ìkọ̀wé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. lẹ́yìn èyí a tún lè rí àwọn nǹkan mìíràn tí wọ́n mú kíláàsì mi yàtọ̀ sí kíláàsì mìíràn ní yunifásitì bíi ilẹ̀kùn aláràbarà fèrèsé aláràbarà iná ẹ̀lẹ́tíríìkì àjà apẹ̀rẹ̀ ìdalẹ́nusí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mo fẹ́ràn iléèwé mi lọ́pọ̀lọpọ̀ mo sì máa ń fi yangàn láàrin àwọn ọ̀rẹ́ mi nítorí pé nọ́ní nọ́ní nọ́ní òun anílànọ́ní bí ọmọ aṣẹ́gìtà ṣe ń nọ́ní èpo igi